ikú ni ikú ikú ò lè pa ni ikú kan jẹ́ òjíṣẹ́ láàrin ọlọ́run síra wọn ni ọlọ́run bá ran ni ìjẹta ràn ní jẹ́ tó bá jẹ pé tẹ̀dá ní tẹ̀dá kan ò lè ṣe pẹ́pẹ́ ẹ̀dára rẹ́pìtà fi ti ẹ̀dá kan lágbára lẹ́yìn ọlọ́run tí ẹni tó ń lè pààyàn ó ti rẹ́ nìkan ayé ó ti bẹ́ nìkan pàdé tí wọ́n pàtì ní rí pa ẹni apàtì yẹn ń pè ní apàtì ẹni ayé ti bá nìkan pàdé tí wọ́n pàtì ẹni ayé pàtì náà pè lápàtì ìgbàtà pápá tí wọ́n rí pa kìí ṣe gbogbo ẹni wọ́n pa náà ni wọ́n rí pa àtàkùkò wọn pẹ̀ ní àpàtì òun ló kù síbẹ̀ ẹni bá takùkò wọn pẹ̀ ní àpàtì òun ló padà kú síbẹ̀ ìràwọ̀ àpàtì ní ń bẹ̀lẹ́ ìbàbángídá bátìrì ó ti wọ́nà àti wọlé kí àbáṣọ́ sì tó kú àsìkò ẹ tó ni ojúkú ń gọ́ gbogbo ìdájọ̀kó ilẹ̀ sépè lójúkú gbogbo ìdájọ̀kó ilẹ̀ sépè lójúkú nígbà tí gbogbo olúdà oníjọ́wọ̀n àná àtúgbọ́n fẹ́yàwó ń jọ ní bó sì bímọ ni ọjọ́wò èpè sára làwọn ẹlẹ́wọ̀n ní jẹ́ pé ẹjá ò lè ṣe é tó bá ìtásíkò lásìkò náà nù. Tó bá fẹ́ pé tàtọ́ bá ìyẹn ní hmm. sábàbí. ni. Lágbájá ló pa ó jẹ sábàbí ni. Ẹlòmíì mà ti ẹlòmíì mà ti gba abẹ́rẹ́ kú tí ò kú. Ẹlòmíì mà ti gba abẹ́rẹ́ kú tí ò kú. Ọkùnrin kan Nàìjíríà. Ọkùnrin Akọ̀wé ni. Akọ̀wé ni. Ọ̀làjú ayé ni. Ọ̀làjú ayé ni. Ó wá gbọ́pọ̀ rẹ̀ bàbá òun. Ó wá gbọ́pọ̀ rẹ̀ bàbá òun. Láti Amẹ́ríkà ló ti dé. Láti Amẹ́ríkà ló ti dé. Ó wá gbọ́lúdé bí ọ̀sẹ̀ mélòó kan. Ó gbàlúdé bí ó gbà sí bí ọ̀sẹ̀ mélòó kan. Pé kí bàbá òun ó kú sí òun lọ́wọ́. Kí bàbá òun ó kú sí òun lọ́wọ́. Òun sọ̀fọ̀ kó wọn padà. Òun sọ̀fọ̀ kó wọn padà lọ sí Amẹ́ríkà. Wọ́n dé Nàìjíríà. Wọ́n dé Nàìjíríà. Ọlọ́wọ́ bàbá lọ síbítù. Ọlọ́wọ́ bàbá lọ síbítù. Bàbá yóò kú. Bàbá yóò kú. Ń bẹ́mbi tí ń rán wá ti ń yípo. Ń bẹ́mbi ń rìn nídìí owó. Ó bá kan ọ̀dọ̀ tó ń gbéṣẹ́ nídìí owó. Ẹ fún bàbá abẹ́rẹ́ kúkọ́ lọ sí ẹ̀. Ẹ fún bàbá mi lábẹ́rẹ́ kúkọ́ lọ sí ẹ̀. Ó ti dàgbà. Ó ti dàgbà. Òun ò lè ráyè padà wálé. Òun ò lè ráyè padà wálé. Ó bá fún bàbá lábẹ́rẹ́ kú. Ó bá fún bàbá lábẹ́rẹ́ kú. Èyí tó gbóná. Èyí tó lénu abẹ́rẹ́ kú tó ní dóòz. Yóò tètè pe àsàrá ìlú wá. Yóò tètè pe àsàrá ìlú wá. Wọ́n fún bàbá rẹ̀ lálẹ́ àná. Lálẹ́ àná. Dókítà náà ti mọ̀ pé kọ́ dàárọ̀ káwọn palẹ̀ òkú mọ́ ni. Dókítà ti ti máa pẹ́ kọ́ dàárọ̀ káwọn tún pa bàbá ni ni. Nígbà tó di àyàtúbá ọjọ́ kejì. Nígbà tó di àyàtúbá ọjọ́ kejì. Bí àwọn láti kéèkéé lọ owó. Tí àwọn sásà kéèkéé tán lọ bàbá. Bàbá bàbá mi ti ń yẹn nẹ́fílà. Bàbá bàbá níbi títí yẹn nẹ́fílà. Lérí bẹ́ẹ̀ díẹ̀. Lérí bẹ́ẹ̀ lérí ilé ẹ̀. Nínkí nínkí nínkí mú bẹ̀. Ní túmẹ̀ ní dúpẹ́ bọ́lá òun. Àwọn náà ti bá gbé àwọn òsì màsíríjì mẹ́mbẹ̀. Àwọn náà ti òsì màsíríjì mẹ́mbẹ̀ ń pàjì fún lábẹ́rẹ̀ ẹ̀kú tẹ́lẹ̀. Wọ́n bá ń dúpẹ́ pé ah, bàbá ìfẹ́ yìí. Dókítà àgbà bá pe fóònù pé bàbá náà ń kọ́. Dókítà àgbà ó bá pe tẹlifóònù pé bàbá ń kọ́. Àwọn ah, ni congratulation. Wọ́n ní bàbá ní ààrẹ ti lé Nébílà ní ìṣe lọ́wọ́. Lọ́sọ ní kí ló lè dé? Ọba sáré wọn fọwọ́ sọ rẹ̀ síbi sáré. Ó sáré láti ilé gidigidi bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ló fi wá sí ilé dòtó. Bàbá bá ń yíra padà ní máa ń làágùn. Bàbá bá ń yíra padà ní làágùn. Ó tún bá ń tutù dáadáa. Dókítà yọjú ó jòkó ó fi báyìí ná erí pé ó jòkó bí ṣe ń jẹ̀ka bẹ́ẹ̀ ní ìtàkà ó wo fún abẹ́rẹ́ náà fi ah, ó wo abẹ́rẹ́ náà tàbí òun kọ́ ni òun pàápàá ló fún bàbá náà lábẹ́rẹ́ Ọwọ́ àṣírí tí ẹ̀kọ́ ọ̀gbọ́dọ̀ ọmọ ní kò lè fi ràn yàn kan. Lọ́mọ bá dé. Ọmọ bá dé. Nígbà bí mi bá ń bọ̀ pé dókítà sí bàbá tí bàbá bàbá rẹ̀. Ibà ó wá fẹ́ gbọ́ ìtúpọ̀ bàbá rẹ̀. Bàbá bá nù bàbá ò tí lọ. Bàbá bá ń ṣàdúrà fún ọkọ ọmọ àlùbáríkà. Bàbá bá ń ṣàdúrà fún ojú ọmọ àlùbáríkà. Àwọn dókítà yìí kò kí wọn àṣẹ́rù nǹkan báyìí wá lọ́dọ̀ wọn ò lòkù láti. Àwọn dókítà yìí kò kí wọn àṣẹ́rù

ẹ̀pẹ́ kù lágbọ̀n tí ó jẹ kò kú. Náà lọmọ bàbá ló kún bá ń bẹ̀rẹ̀ sí bá dókítà jà pé wáì tó ṣe ṣe bẹ́ẹ̀. Ọmọ bàbá tẹ́ afọkàn tó bẹ́ẹ̀. Dókítà wa ní kọ́mọ pariwo kínní ní ìlú tó abẹ́rẹ́ tó wù. Ó jẹ́ nǹkan tí ń pa òun náà lérí. Ọmọ bàbá tọ̀ má bẹ̀rẹ̀ sí bínú. Wọ́n dọ́tọ̀ kí ló dé àtọ̀lú tá Dátàní jẹ́ fún ẹ̀ o. <laughs> Ẹjọ́ lọ tóbi. Ọlọ́run tó ṣe ọ̀rọ̀ báyìí bó ti dé yìí. Ọlọ́run tó ṣe ọ̀rọ̀ báyìí bó ti dé yìí. Àkọ́jà nẹ́ìmọ̀ ló tó. Àkọ́jà nẹ́ìmọ̀ ló tó. Ẹ̀bí ẹmọ́ síra yín gbọ́. Ẹjá fẹ́ mọ́ síra yín gbọ́, kẹ mọ́ tún fi àfikú ti ẹ̀ lálìkì yá mọ̀. Ẹ̀gbọ́n àtàbúrò mọ́ síra wọn gbọ́. wọn gbọ́ bí mẹ́rin lóṣìíṣìí. Ayá alùkùránì ó wá bẹ̀ lóṣìíṣìí. Bí àwọn ọmọ kéwú ni. Ètò ìjẹ́kì bí àwọn ọmọ kéwú ni. Ọlọ́run máa dà wá láàmú ni. Ọlọ́run máa máa ó dà wá láàmú ni. Ọba sọ́bọ̀ mi, Allahu yatawaffal anfusa hina mawtiha, òun ọlọ́run lòun pààyàn. Ọlọ́run sọ níbò mí pé òun ọlọ́run lòun pààyàn. Ó jẹ́ èsì pé ọlọ́run ní ń pa wá. Ó jẹ́ èsì pé ọlọ́run náà ní ń pa wá. Bá tún wá yá, bá tún wọ ọlọ́run a ní eh, kul yatawaffakum malakul mawti alladhi wukila bikum. Ọlọ́run tún ní ẹ̀mí náà ni mo fi àkàrà olùránṣẹ́ ti yí pé kó máa gbẹ̀mí yìí alẹ́dì òkìlà bíkùn àsàráìlù ta ti pàmọ́nù kádàrà yín pé ọmọ abẹ lára yín. Àtàrẹ ikú ọmọ abẹ lára yín. Àbáwò túnmẹ́ rẹ̀. Àbáwò túnmẹ́ rẹ̀. Ọlá ẹgbẹ́ bí kíní sẹ́sẹ̀sẹ̀. Ọlá ẹgbẹ́ bí pọ̀tàrù yìí. Tàmúdání. Tàmúdání. Tí bátìrì rẹ̀ bá ti wík. Tí bàtẹ̀rí ẹ bá ti wà fẹ́. Kò ṣiṣẹ́ mọ́. Kò ṣiṣẹ́ mọ́. Ọlọ́run ti ṣe ikú amọ́ wa lára ni. Ọlọ́run ti ṣe ikú amọ́ wa lára ni. Ìyá máa dákẹ́nu mọ́tò. Ìyá máa dákẹ́nu mọ́tò. Ìyá máa dákẹ́nu plane. Ìyá máa dákẹ́nu àbíyàn. Ìyá máa dákẹ́ lórí ìrìn tí ń rìn lọ. Lẹ́yìn ìyá máa dákẹ́ ń bẹ̀ bàbá kan wa mọ́tò lágége. bàbá kan wa mọ́tò lágége. ẹ̀ góòsì ló mú wọn. góòsì ló mú wọn. ẹ̀ ó mú wọn. àbíyájú mú wọn lọ́bá ti forí lé sẹ́rìn. lọ́bá forí lé bù hàn. ọ̀sẹ́nìkan ní mọ́tò jọ ẹgbẹ́. ọ̀sẹ́nìkan mọ́tò pẹ̀lú ẹ̀. onífọ́tò tí máa ń ya fọ́tò ni. onífọ́tò tí máa ń ya fọ́tò fọ́tògáàfù ni. ọwọ́

èyí tá a ti so mọ́ ní pé tí ó pa nì. èyí tá a ti so mọ́ ní pé tí ó pa nì. èyí ò ní làwọn dókítà kan wò wípé ní àrùn ni ó pẹ̀lòmíì. èyí ni àwọn dókítà kan wò ó àrùn ni ó pẹ̀lòmíì. ẹlòmíì yóò sùn kò ní jímọ̀ ni. ẹlòmí yóò sùn kò ní jímọ̀ ni. ẹlòmí ariwo lásán ní ọ̀pá. ariwo lásán lẹ̀lòmí ò bá gbọ́ gbì àyà rẹ̀ ọjà. àyà ó bá já. báyà ẹ bá ti já kọjá bó ti yẹ ẹ̀mí. báyà ẹ bá ti kí ló ṣe wọn àyẹ̀ lọ́jà. wọ́n ní kí ló ṣe ẹ̀rù ló bá ló kú. nítorí pé wò kí làbí kun a so máa pé n tí ó pa òun nù. nítorí ni ó pẹ̀lú mi. mọ́tò ni ó pẹ̀lú mi oríṣiríṣi ẹlòmí ọkọ̀ tẹ̀kú ẹlòmí yóò mú mi yóò pa lẹ́yìn ẹlòmí oúnjẹ ló jẹ ló kú. ọkọ ìyàwó pẹ̀lú ìyàwó ti ń sọ́tẹ́ ti ń jà tẹ́ntẹ́rẹ́ pa ni wọ́n jà. ọkọ ìyàwó pẹ̀lú ìyàwó wọn àjẹjẹ mẹ́tẹ́rẹ́ pa láàrin ara wọn. ó sì tìyàwó ẹ̀. ó sì tìyàwó ẹ̀ bá rẹ̀ dà sọ́hun ṣe rí. wá fìdí jòkó. wá fìdí fẹ́mi ṣe bọ́lẹ̀ látara báyìí ta ní wọ́n ń ṣe gbogbo ẹ̀ gbogbo mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ sábẹ́ kádàrá gbogbo mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ sábẹ́ kádàrá ọlọ́run ní ń pa wá ní àdínkù ní ń pa wá abẹ́kẹ́ ní ń pa wá ní òkúkú ìrìwá sí kúrò ká má bá àtijọ́. Ọmọ jẹ́ pé síkú ní òbílẹ̀ ìlú. Ọmọ jẹ́ pé tẹ̀dá ní ẹ̀ẹ́dá kan ò lè ṣe. Ọmọ jẹ́ pé tàtọ́fà. Ìyẹ́ ni sábà bí gbogbo mẹ́tẹ̀ẹ̀dá papọ̀ sáfẹ́ bá dára. Gbogbo mẹ́tẹ̀ẹ̀dá. tara kú ẹ̀mọ̀ ká mọ́ sórí ibú. ọlọ́run mọ́ jẹ́ ta kọjá ó tó àsìkò ní o. Ó dá lójú pọ́ màlìjẹ́nà ní ó jẹ́. Ó dá lójú pọ́ màlìjẹ́nà ní ó jẹ́. Ó lè fi fi sọ bẹ́ẹ̀. Kí náà wá fi sọ bẹ́ẹ̀? Ọmọ ìrun tó kí tẹ́lẹ̀. Ọmọ ìrun tó kí tẹ́lẹ̀. Ọmọ ìyàwó tó gbà tẹ́lẹ̀. Kí ló gbé kádàrá rẹ̀ dọ́dọ̀ wa lóhun táwa fi ń rọ àlùkùránì lélẹ́rí? Kí ló gbé kádàrá rẹ̀ kó ní àyí táwa fi ń rọ àlùkùránì lélẹ́rí? Àwọn ọmọ náà tó bá gúnlẹ̀ ẹjá wo kí ni ohun títí bá bọ̀ láyé káwo kí ni ohun tí ń bá lọ káwo ogbò lọ́wọ́ gúnlẹ̀ sí nígbà tó kú ni àwọn àwọn olóṣìn lọ alkiyama nígbà tó kú àwọn àwọn olóṣìn lájọ̀jọ́ ẹ̀ tí wọ́n sí lọ alkiyama kí ni wọ́n àwọn àfáà tí wọn ò rí sàárà jẹ tí wọ́n mọ̀ páwọn ní rí sàárà jẹ ń bẹ̀. àwọn àfáà tọ́jú máa bàwọn ní rọ́wọ́ ńlá ń bẹ̀. wọ́n wá lọ bí òkú rẹ̀. wọ́n lọ láti lọ́sọ̀ jọjọ. ẹwà aláwùn yìí. ẹwà kírun sí làwọn òyọjú. àwọn akẹ́kọ̀ọ́ àbá káàkiri sí làwọn òyọjú. ẹ̀tọ́ ló máa gbà wá wò rí. bàdá ní rọ gbogbo náà rọ fún. àrọ́wà sí òyọjú àbá àtàbí sí òyọjú Níngé ìrìnmọ́ Murtakabin. Níbi tí ẹ̀kọ́ ọ̀fọ́kà sí ìlàlẹ̀ tó ń gbà wọ̀lú. Látún ló sì níwájú ẹ̀yìn wọ̀lú. Látún ló sì níwájú gbogbo ń gbà wọ̀lú. Ẹlòmí òwe láwàní. Ẹlòmí òwe láwàní. Ẹlòmí ọwọ́ sọ fúnfún. Ọkùnrin wọ̀lú obìnrin wọ̀lú. Pẹ̀lú méjì wọ̀ láti mẹ́fà ní ọlọ́run bẹ lára ọ́pàá wọn lè àwọn ẹni ọlọ́run ni. Ibi òkú ni wọ́n sì ń lọ ta. Ibi òkú èrè ọlọ́run ilẹ̀ ní gbogbo ọ̀nà wọn yà sí nìkan. Wọ́n béèrè yí pé mbole kú ti kú. Wọ́n béèrè pé mbole kú ti kú. Àlejò wa wọ̀lú àlejò tó wá wọ̀lú ni ló wá kó ìjayà bára àlùkẹ́. Ah, kí ló dé táwọn èèyàn wọ̀lú báyìí? Àlejò tó wọ̀lú ló kó tìjú àtìjayà bá wàhálà lúgbà ah kí ló ní táwọn èèyàn wọ̀ lúgbà yìí wọ́n bá gbókù síta wọ́n bá gbókù síta sáfú sáfú sáfú sáfú láriwó bá lọ bá lè mọ́mù láriwó bá lọ bá lè mọ́mù tó họ tẹ́lẹ̀ ìlúmọ̀ ti kún o ìlúmọ̀ ti kún o láwọn bá jẹ́rìkẹ́ wọ́n kó láà nílòdì àbá ìtàríkọ́rẹ̀ tí kó láà nílòdì lódì àwọn kan lè yẹn ńláńlá àwọn àfáàmọ́ ní àwọn àfáàmọ́ ní àwọn àbàmì ọlọ́run ní èyàn ipò ọkìhùn sí lára òkú bá dìde ńlẹ̀ òkú bá dìde ńlẹ̀ òkúrin lọ yóò kún lọ náà làwọn àfáàlú àti wàrà ló dé bá pé yẹn pé yẹn lọ́lá làwọn jòkó ti láwọn ọmọ. àwọn ìmáàmù tí wọ́n họ làdáni tó họ fásitì tó họ bó kú tẹ́lẹ̀ nítorí àìrí ọwọ́ látúwọ̀n ní rí lámbẹ̀ táwọn àlejò wádé tẹ́kù sókú lára ọlọ́run tó lòkú bá pé òkú gbé mọ́ bọ̀ ìlọ ìlọ nìlẹ̀

يوم ترى متسافل أو مرتك لربنا صفة به مرصوصة فتجنبا لهواتك إن التواضع من خصال المتقي وبالتقي يؤلى الماء ليرتقي أو كيف يقبل dámọ̀ ọmọrù àọrù yóò bá dáwà mọ́tàtà sí ló àọmọ̀rẹ̀ tẹ́kẹ̀ wà lè kí borí yá wúlé ọ́pìnà sí bàtún mi bàbá tún sọ̀tún bàtàlẹ̀

àgbà mímọ̀ àgbà ni àgbà ẹ̀sìn àgbà ni àgbà ọ́fíìsì pé lágbàjá ṣáájú mi dé àgbà ni káfàgbàlagbà ká fún lọ́wọ́ ẹ̀. ọ̀nà tágbà ń gbà kan ní pọ̀ ìyẹn lè dúnilọ lọ́dún erí ìyẹn lè dúnilọ ní ipò ìyẹn lè dúnilọ ní gbogbo ọ̀nà tó bá ti rí bẹ́ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìdíkò tuntun lọ́wọ́ tí wà náà lè mókè ìtẹríba kẹta ìtẹríba kẹta olóṣòro ṣe púpọ̀ olóṣòro ṣe púpọ̀ òun ni kágbàlagbà tẹríba fọ́mọdé òun ni kágbàlagbà kó tẹríba fọ́mọdé kò sì sọ́dọmọdé kò sì sọ́dọmọdé kí gbóngbó kó bẹ̀ẹ̀ kó kẹ́ràrá èyí ò gbó mọ́ tó ń gbó ẹ̀mọ́ yóò padà dìde ẹni tẹ́ ń bọ̀ lọ́la ẹ̀mọ́ bí ó bọ̀ lọ́la àwọn aláwọ̀ tí ń bẹ láàrẹ̀ ní ẹjà pẹ́lẹ̀ ẹkùn lọ́wọ́. Agbègbè àlàáfíà. Agbègbè àlàáfíà kálùkù ní ìfọ̀kànbalẹ̀. Olúwa ó sì gúnlẹ̀ dáadáa. Olúwa ó sì gúnlẹ̀ dáadáa. Ọmọ á sọ̀rọ̀ rẹ̀ dáadáa. Ọmọ á sọ̀rọ̀ rẹ̀ dáadáa. Láì nígbàsìkò púpọ̀. Láì nígbàsìkò púpọ̀. Ló gbé àwa náà wá. Òun náà ló bá bàbá dé. Kí la wá lè ṣe báyìí o? Kí ni mo ta wá lè ṣe báyìí o? Ẹ̀ka ṣe nǹkan méjì nísìnyí. Ẹ̀ka ṣe nǹkan méjì nísìnyí. Táwa náà tún lè padà sáàyè wa. Táwa bàbá lè ti padà sáàyè tìjàníyà kábíkún tàwọn àbá àti ń ṣe bàlájà lájà náà ìmẹ̀ ti wọlẹ̀ yóò sùn wọn náà ìmẹ̀ ìjẹta ti ránjẹ́ ti fólè fún níwájú ọlọ́run pẹ̀lú òfú ọlọ́run ìkankan ní dájà náà ìmẹ̀ dúró lẹ́sẹ̀ tó kúnlẹ̀ tó kún sánmà tẹ́lẹ̀ ọlọ́run ó kú gbẹ̀ tó bá tẹ̀ lẹ́sẹ̀ tó kegele mà ọlọ́run ọlá gbogbo tàṣẹ lẹ́yìn ọlọ́run bá kàn dànù ọlọ́run láìláìlọ́mà lẹ́yìn náà ṣe suratul milk lẹ́yà síkìrì yóò jẹ́ ti ẹ̀ yóò jẹ́ ti ẹ̀ yóò jẹ́ ti màmá àgbà yóò jẹ́ ti màmá àgbà yóò jẹ́ ti ajá Zuleha yóò jẹ́ ti ajá Zuleha àti gbogbo ẹbí yín lápapọ̀ àti gbogbo ẹbí màjọ́ lápapọ̀ ẹ̀yin bàbá núlẹ̀ ẹ̀yin ìyá bẹ̀ yín ìyàwó bẹ̀ àti gbogbo ọmọlé àtọmọbìnrin tó lọ́kọ́ ń ta àtẹ́gbà wọlé àtàwọn tí ń bẹ́ ń dálẹ̀ àti tí ń bẹ́ ń lù àti gbogbo àwọn alájọsí náà Ọlọ́run já gbẹ́lẹ̀ ayé ìrọ̀rùn, agbẹ́lẹ̀ ayé àlàáfíà. Inú rí Rasulullahi ashraqati ad-dunya fabi nurihi kullun yaji'u wa yazhabu bashirun nadirun mushfiqun muta'assibun رؤوف رحيم موطن متعصب ẹ̀dàkùn síkìrì tí a fẹ́ ti fúnra wa òun náà ni pé gbólóhùn táwọn ọmọ sọ ní Allahu òun náà ni gbólóhùn táwọn ọmọ sọ àwọn kàtídà tí mi mọ́ ka èyí tàbí mọ́ sí Allahu nìkan lẹ́yìn ọmọ wí. ọlọ́múye ládàá rẹ̀ bá ọlọ́múye ládàá rẹ̀ bá tà nẹ́yìn mọ́ táàbá bá sí ìjà tí kìí Allah الكبار ولا أولى ولا قوة إلا بالله الله الله الله Wa ẹ̀dá kọjá gbígbà náà torí ọlọ́run tó tàbíbà Mọ́hàmà. Ẹ̀dá kọjá gbóhùn sókè. Allahu, Allahu, ya Allahu, ya Allahu, ya Mẹ́líkà. الله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا ولا ملك لله ولا إله إلا الله Tí wọ́n ṣáájú wà ní Suratul Mulki. Gbogbo aná máa tẹ̀lé wọn. Ẹ̀mẹ́rin ni wọ́n dúró ń bẹ̀. A ṣe é ti kìfáàrù mẹ́wàá. Lákọ́kọ́, níbi ìràmẹ́nu kejì. A ṣe àṣàlátù ń bẹ̀. Mẹ́wàá. Bá di ìràmẹ́nu kẹta. láìláìláìláù mẹ́wàá rádì àmọ́nù kẹrin yá Allah yá Rahman Súwẹ́tì mílítì àlẹ́bí jú egún wa, àti súwẹ́tì yá sí, ọlọ́mẹ́gbà òkúlẹ̀ lọ́dọ̀ ọlọ́run. Àlẹ́bí ní kẹ́kà súwẹ́tì yà sí fáwọn òkú wa, àti súwẹ́tì mílítì, ní ẹgbẹ́ náà bẹ́ẹ̀ Ádùnmí ṣe ìgbàsílẹ̀ kájẹ́ súẹ̀ fájà nẹ̀yìn náà nínú tààrẹ táà mẹ́lẹ́kan ní bèèrè kọmọ́ fi dájá nẹ̀yìn mẹ́láàmù kọmọ́ dáráàmù kọmọ́ dáráàmù ẹ̀yin mẹ́lẹ́kà ọlọ́run ẹ̀yin ìmọ́lẹ̀ ọlọ́run ẹ̀yin ẹ̀mí tọ́lọ́run ní kẹmọ́ bẹ pẹ̀lú òkú ẹ̀yin mùtọ́rà àti nàkírù Ẹ̀bẹ̀yìn àti elébi ṣe ìrẹ́bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba yìí. Kó mọ jẹ́ ìkẹ́ fọ́jà nẹ́ìmẹ̀ níbi ìbéèrè àti ìfẹ́sì tẹ́yìn pẹ̀lú ọjà nẹ́ìmẹ̀ tẹ́mọ̀ sí síra yìí. Ní pẹ̀lú pé àbí ìtọ́ ìfẹ́, pẹ̀lú pé ìjẹ́ kíhun láyé, nítorí bá jà ó ń ṣe sàárà nínú owó tọ́lọ̀un fún bó ṣe lágbára ma kò sáhun ó lẹ́bẹ̀lẹ́ ọlọ́run bá rò ọlọ́run ò pọ̀lọ́ ìtawó àti gbogbo tó ṣe táàmà nì ọlọ́run àti ṣìpájà nẹ̀yìnmà bá fi ṣìpẹ́ rẹ̀ bá foríjì bá fojú ànúwò ọlọ́run bá ẹ̀yìn ọlọ́run a mẹ́lẹ́kà ká máa ṣàmójúkò fọ́jà nẹ̀yìn mà. ìrànlọ́run balọba tó mọ níkàlù lọ bá láyé ọlọ́run ògbogbo ajẹ́ta àforíjì fáwọn òkú alápapọ̀ ọlọ́run bá kẹ́ wọn ọlọ́run bá àforíjì wọn máa fi wọ́n túnmà àwọn ẹjọ́ ọdún ṣẹ̀dẹ̀ alẹ́lẹ́ náà nẹ́bí àtàwọn ẹni rẹ̀ wọ́n kú sójú ọ̀nà àtọ́ ṣe dédé pẹ̀lú ọlọ́run الذي خلق سبع سماوات طباقا ترى في خلق الرحمن أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله وأدرج البصر رزعا من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حصير لقد زينا السماء الدنيا بمصابيها وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب الصعيد وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير فيها سمعوا لها شيئا وهي تفور قالوا تميزوا من الفيز ما ولقي فيها فوج فعلى منتظرتها لم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكتبنا قلنا ما نزل الله في شيء أنزلنا بذلا كبير لا قلنا نسمع ما كنا في أصحاب الصعيد فاعترفوا بذنبه فطوبى لأصحاب الصعيد إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة أجر كبير أصلوا قولك ما يجار إنه عليهم إنه عليم بذات الصدور ألا كان من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ظلا فامشوا في مناكبها وكلوا من رزق إليه أمنتم أن في السماء يخسف بكم الأرض فإذا هي تموت أم أمنتم أن في السماء أن يعني يرسل عليكم قال هنا كيف نزيد ولقد كسر الذين من قبلهم فكان من أولم يروا إلى الطير فوقهم صافات ويقولون ما يمسكون إلا الرحمن على آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله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 هو الذي أنشأكم وجعل لكم السمع ولا أبصار ولا أفئدة قليلا ما تشكرون هو الذي دعاكم في الأرض وإليه تحشرون ويقول الأمثال الوعد إن كنتم صادقين إنما العلم عند الله وإنما أنا نذير مبين تنسيات وجوه الذين كفروا أشير هذا الذي كنتم به تدعون أرأيتم إن أهلك بي الله ومن معي أو رأينا فمن يجيب الكافرين من عذاب يعني ولو الرحمن Wọ́n ṣáájú ọmọ ìyá ẹ̀ ní gbogbo ọgbà, látúlọ́sì, wọ́n ṣáájú ìyá, ọlọ́mọdá ilẹ̀ bí. Gbogbo tí a fẹ́ kọ́lá ọ̀ṣẹ́ dáadáa aláwọ̀ ṣẹ́gun yìí, àwọn àbúrò yìí, lákùnrin, lóbìnrin, Tọ́bí jẹ́ gbogbo àwọn àgbà ẹbí, àtàràgbà ilé, àtọmọlé, àtìyàwó ilé, àti mẹ̀lẹ́bí àgbà, àtàwọn tó ta ní ìdálẹ̀. Gbogbo àwọn alájò tí a kan, gbogbo ẹ̀, Máa ṣe kàǹkẹ́ lẹ́yà ní ọkọ̀ ẹnìkọ̀ọ̀kan wa. Ẹwà ti dà ní ọ̀fẹ́ bí ó wá fún tẹnìkọ̀ọ̀kan náà. Àbíta ní òníwú tí ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run, tàlọ́kẹ́ ti balẹ̀, tàlọ́kẹ́ lójú, tàlọ́mọjọ́ tó kàn Ọkẹ́ náà bẹ̀rẹ̀ lẹ́yìn tí ẹ, àwọn ọmọ ẹ̀ kọ́, ọmọ ọmọ ẹ̀ kọ́, ọ̀tá tí ń ṣẹ́dúmẹ̀ èyí kọ́,

رحمن يا يا الله يا رحمن يا الله يا رحمن يا الله يا رحمن يا الله يا رحمن يا الله يا رحمن يا الله يا رحمن يا الله يا رحمن يا الله يا رحمن رأيتم النصر معه ضرعا يأتيكم ما يمعين الله رب العالمين Adúgbẹ́lẹ́dẹ̀ ọlọ́run, ọmọ àfáà, tán bẹ́ ń jòkó, wáá jẹ́ àjọ gẹ́gẹ́ bí lè ọbẹ̀ látà àfáà yú. Gbogbo dáadáa àlúbáà jẹ́, ọlọ́run bá gbogbo ó ti wà ń yí àṣẹ ọlọ́mọdé adúró ń bẹ̀ gbogbo ẹgbẹ́ta lápárúkọ wa ábìlàkọ́díjá